إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيباً يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم أشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار dájúdájú gbogbo ọpẹ́ tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala nìkan ṣoṣo ni a sì tọrọ àlékún kí a ti gẹ fún Ànábì wa Muhammad àti àwọn aláàlẹ́ rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo mùmí òdodo tí ó mọ̀rin lórí ojú ọ̀nà rẹ̀ títí tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala yóò fi jogún ayé àti gbogbo àwọn tó wà lórí ẹ̀ آه، اتسواجو بإذن الله تعالى لا تمع سلاي ترى المابع الحافظ ابن رجب الحنبلي رحمه الله تعالى تي رقرنسي كشف الكربة في وصف أهل الغربة آه، أتي بري علي أستي سلاي مقدمة له a ní ìwọ̀n bá tí ọlọ́run wa subhanahu wa ta'ala tó kádàrà pé kalẹ̀ sí a sì mọ́ ọ̀rọ̀ àwọn olùmọ̀wá àwọn afáìsìn àwọn ẹni síwájú rẹ̀ láti fi sàlàyé ogun tí alimọ́ ibn Rajab tán gbà lérò kaba fi mọ̀ pé kò sí gbólóhùn kan nínú nǹkan tí alimọ́ ibn ọ̀rọ̀ ọlọ́wọ́ bá nínú súnà nabi sallallahu alaihi wasallam àti nínú ọ̀rọ̀ àwọn ẹni síwájú àti iṣẹ́ wọn al-Imam Ibn Rajab tẹ̀síwájú láti máa sàlàyé pé kí ni gúrùbà iganga kábà fi máa tán pè ní pàtàkì gúrùbà wọ́n wá fẹ́ kọ́kọ́ mú àwọn àyàlàyé kọ̀ọ̀kan wá abala wá nínú tírà yìí láti fi sàlàyé kí a bá fi gbọ́n tán pè ní ìjẹ́ àjòjì ìjẹ́ alimọ́bù rọ́jàbù mú abalawa tí wọ́n fi jẹ́ kí àkọlì rẹ̀ ma jẹ́ tahawulul islam min da'afin ila quwwa bí islamu sì yí padà láti pé ó lẹ ó wá di nǹkan tó ní agbára bí ìyípadà islamu láti nǹkan tí ó ṣe pé ó lẹ ó wá tó ní agbára alimọ́bù nígbàtí wọ́n gbé annabi dìde wàdáà ila al-islam tó sì pèpè sí islam lam yastajib lahu fi awwal al-amri illa al-wahid ba'da al-wahid kò sẹ́ni tó dá lóhùn ní ara ọkọ́ àyàfi kó ṣe pé ẹnìkan tàbí èèyàn méjì ẹnìkan lẹ́yìn ẹnìkan ni wọ́n dá lóhùn kì í ṣe pé bóyá àwọn èèyàn wọnú islamu lójijì bẹ́ẹ̀ so bí islam ṣe bẹ̀rẹ̀ nìyẹn pé ẹnìkan lónìí ẹnìkan lọ́la min kulli qabila ní gbogbo ìdílé kọ̀ọ̀kan ní gbogbo ìdílé kọ̀ọ̀kan bí àwọn èèyàn ṣe ń gba islam nìyẹn so ẹnìkan lẹ́yìn ẹnìkejì ni wa kana al-mustajibu lahu khaifan min ashiratihi àwọn tó wọ́n dá nabi sallallahu látara àwọn mọ̀lẹ́bí wọn wa qabilatihi àti ìdílé wọn wọ́n bẹ̀rù pé káwọn mọ̀lẹ́bí wọn àwọn ọ̀ràn wọn kí wọ́n má ṣe àsùtá fún wọn ká má ṣe jàmbá fún wọn yuqdha ghayatal adha wọ́n ma ń fi ara ní wọ́n ní orísìírísìí ní ọgọ́ngọ́ ìfaraniyàn ibi tó lágbára jù tí a fi ma ń faraniyàn na ń fi ara ní àwọn tó ń gba islamu bẹ́ẹ̀ sì ni wọ́n sì ń fi ara ní annabi sallallahu alaihi wasallam wa yanalu minhu wa huwa sabirun ala dhalika fillahi azza wa jal wọ́n sì máa ń ṣe àwọn oríṣiríṣi nǹkan fún wa yanalu minhu tí àwọn orí orí kìníyàn orí orí iṣẹ́ tí ma lò mínú so orí kìní tó fẹ́ ṣe yẹn nínú aburú láti ṣe fẹ́ nìyẹn orí iṣẹ́ so wàyanáàlù mínú ghayat al-hadha wàyanáàlù mínú wọ́n sì ma ń wọ́n ma ń rí àwọn aburú wọ́n ma ń rí iṣẹ́ fún wa wa huwa sabirun ala dhalik ó sì jẹni tó ní sùúrù lórí ẹ̀ fún Allah subhanahu wa ta'ala àwọn hadithi pọ̀ látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam tó ń jẹ́rì sí in tí alimami rajab in ta fi nílẹ̀ ní pé àtà annabi sallallahu alaihi wasallam àti àwọn sahaba annabi sallallahu alaihi wasallam ní bẹ̀rẹ̀ islam oríṣiríṣi ìnira ló ma ń kànwà nígbàtí Allah subhanahu wa ta'ala tó sọ gbólóhùn rẹ̀ kalẹ̀ tó ní wa anzir ashirataka al-aqrabin sì kìlọ̀ fáwọn mọ̀lẹ́bí rẹ̀ àwọn tó súnmọ́ jù anábi sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bó ṣe wá nínú Bukhari anábi sallallahu alaihi wasallam wá bani Hashim àti banu Muttalib ó alaihi sọ fún wọn pé sí ti ń bá sọ fún pé àwọn ogun kan bọ̀ wá lẹ́yìn

a ìdá nabi sallallahu alaihi wasallam yìí lọ́mọ yìí gẹ́gẹ́ bá ń ṣe sọ fún nabi sallallahu alaihi wasallam ní pé tabban laka sa'iral yawm ní ha ah, bí èpè ló ń ṣe fún nabi sallallahu alaihi wasallam pé gbogbo ọjọ́ ayé rẹ̀ dàgbà sí ọlọ́run bá ń fi barka sí ìgbésí ayé rẹ̀ so títí tí ó fi lọ bá ọlọ́run bá subhanahu wa ta'ala lẹ́ni tọ́lọ́run bá yọ́nú sí

ó lè jẹ́ ìbánilẹ́jọ́ ńláńlá pàápàá jùlọ tó bá ṣe pé tó tiẹ̀ sí pé kèfèrí lẹ́ni ẹ̀wà tí ìsẹ́ pé bóyá mùsùlùmí ni wọ́n ń takọ àwọn kankan nù Islam ó lè jẹ́ ìbánilẹ́jọ́ ńláńlá fún tó ìsẹ́ pé yóò jẹ́ kó tún jẹ ìyà yàtọ̀ sí pé yóò sì gbére nù náà Abu Lahab wọ́n sọ fún Nabi sallallahu alaihi pé alihada jama'atana ṣe nítorí nǹkan eléyìí so in tí àwọn lára àwọn ọ̀nà tí wọ́n fi máa ń fara ní Nabi sallallahu alaihi inú hadisi abdullahi bin mas'ud oní bainama rasulullahi sallallahu alaihi wasallam sajidun wani nígbàtí annabi sallallahu alaihi wasallam tó ń ṣe sujud wa hawlahu nasun min quraish àwọn èèyàn kan nínú àwọn quraish wọ́n wà láyìíká rẹ̀ ní around the kaaba láyìíká kaaba idh jaa'a uqbata ibn abi mu'ayth Uqbata ibn Abi Mu'ayd bó ṣe wá nìyẹn bisala jazur pẹ̀lú ẹran ràkúnmí tó ti bàjẹ́ tó sì pé ó ti ó ní àwọn àdọ̀tí lára tó ń sàn faqadhafahu ala dhahri rasulillahi sallallahu alaihi wasallam níbi tí ànábì sallallahu alaihi wasallam tó fi wà ní ipò bó ṣe wà ń bẹ̀ ọwá wá gbé òkun bété ẹran yìí ó gbélé anábi sallallahu alaihi wasallam ó gbélé lẹ́yìn falam yarfa' ra'sahu anábi sallallahu alaihi wasallam ó wá gbórí dìde faja'at Fatima ọmọ anábi sallallahu alaihi wasallam Fatima wá wá fa akhadhathu an dhahrihi ó wá gbé kó lẹ́yìn anábi sallallahu alaihi wasallam wa da'at ala man sana'a dhalik ó sì ṣépè fún ẹni tí ó ṣerú nǹkan bẹ́ẹ̀ lára àwọn orísìírísìí ìnira tán fi ń ka nábi sallallahu alaihi wasallam nìyẹn ìwọ́n náà lónìí tó sọ pé sọ́nà nábi sallallahu alaihi wasallam lọ sọ pé ó fẹ́ máa ṣe gbogbo àwọn taqlidul àbá ìtẹ̀lé àwọn bàbọ́n bàbá àwọn ẹni tó ti lọ àwọn ẹni tó so ìtẹ̀lé wọn tó yí pé ìwọ sọ pé òsè sunna nabi sallallahu alaihi wasallam ẹni tó ga jùlọ nínú ọni tọ́lọ̀ ọba subhanahu wa sáwọn èèyàn ọlọ́run láwọn bàbá sí wa ìwọ́n sọ pé òun ló fẹ́ fi rinlẹ̀ ìwọ́n náà mẹ́jẹ kó jọ lójú nípa orísìírísìí ìnira lórí látọ̀dọ̀ àwọn èèyàn rẹ̀ orísìírísìí ìnira làwọn mọ̀lẹ́bí ló fi kàn orísìírísìí ó kọ́nẹ́ pẹ́ ọ orísìírísìí ìbànújẹ́ wọn ma gbé fún ọdọ́wọ́ rẹ̀ kó ní sùúrù gẹ́gẹ́ bí Ànábì sallallahu alaihi wasallam ṣe ní sùúrù ọdọ́wọ́ rẹ̀ kó ní sùúrù gẹ́gẹ́ bí àwọn sàhábà Ànábì sallallahu alaihi wasallam ṣe ní sùúrù ẹ̀sìn Islam ó padà di gẹ́gẹ́ bó ṣe bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ni ó lọ yálà Islamu ó ma bẹ ṣùgbọ́n tó ń jẹ́ òdodo islam ó ma lọ náà ni bí ìgbà bá sí ń lọ in tó jẹ́ òdodo islam ó ma lẹ sí dọ́wọ́ rẹ̀ ìwọ tó bá di òdodo islam kò ní sùúrù gan èyàn ó fojú bí ọ̀pọ̀lọpọ̀ náà èyàn ó sì fojú bí ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀ lọ́dọ̀ in tó ma fi ń gbayì gbogbo ẹ̀wọ̀n yọ mara orísìírísìí àmẹ́yẹ ni tó ṣe pé wọ́n lè kúnlé wọ́n sì fìyà jẹ ní àwọn ọ̀nà tó lágbára gan àmẹ́yẹ ni tó ṣe pé òhó rẹ̀ wọn ò bá kákún látara kó sọ pé òun fẹ́ máa tẹ̀lé fi ọ̀nà police station ní pé kí wọ́n ti mẹ́wọ̀n orísìírísìí tó ṣe pé èyàn gangan fojú ara rẹ̀ rí fún àyàn ní kẹ́lọ̀ ma subhanahu wa ta'ala kúlà wọn àbúrú so Ànábì sallallahu alaihi wasallam òun náà fojú wí àwọn nǹkan tó lágbára látọ̀dọ̀ àwọn èèyàn rẹ̀ bákanáà ó wá nínú hadith Ànábì sallallahu alaihi wasallam bákanáà ni hadith tó wà ní Bukhari an Abdullahi ibn Amr oni sa'altu Urwa ibn Zubair ó sọ pé sa'altu olóhun bí abdullahi ibn amrin pé an ashaddi ma sọ́nà al-mushrikuna bi rasulillahi sallallahu alaihi wasallam kí ni nǹkan tó lágbára jù táwọn mushrikun àwọn olùsẹ́bọ̀ tán sífà nabi sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́wọ́ bá fa òjíṣẹ́ ọlọ́wọ́ bá láàrin àwọn èèyàn ẹwọ́n tán fojú rẹ̀ rí bóò ni ìwọ́ tó jámà kankan bóò ló sẹ́wọ̀ pé nǹkan kan ò ní sí ọ́ ó gbẹ́sìn rẹ̀ gbé ẹ̀sìn rẹ̀ sáni ó sì ma bó ṣe ma báwọn yẹn lò ó sì ma bí ó sì ma sá fún ìṣòro ó sì ma bó ṣe ma báwọn yẹn ṣe siyasa tó wà hasana láìsí kó compromise sí rẹ̀ wani qala ra'aytu Uqbata ibn Abi Mu'ayth olóhun orí Uqbata ibn Abi Mu'ayth oni jaa ila nabi sallallahu alaihi wasallam wa huwa bó ṣe fi kọ́ ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam fakhanaqahu bihi khanqan shadidan ó wá fún ọrùn rẹ̀ ní ìfúnpinpin tó ní agbára fàjá abubakir wani abubakir wá dé nínú àwọn riwaya mi ní pé abubakir dé lẹ́ni tó ń sunkún hatta dafa'ahu anhu títí tó fi wá gbé akúbakó lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ó wá sọ pé ataqtuluna rajulan an yaqula rabbi Allah ṣe pa èèyàn ni kan ni ẹ parákùnrin yìí nítorí pé ń sọ fún yín pé ọlọ́run ọba òun olúwa òun òun náà ni Allah qad ja'akum bil bayyinati min rabbikum kò tó wá máa sọ gbogbo àwọn kìíní fún yín lásán ó mú àwọn ẹ̀rí tó mú gbérí wẹ́bẹ́rá fún yín látọ̀dọ̀ olúwa yín in tí lára àwọn nǹkan tí ojú ànábì sallallahu alaihi wasallam lára àwọn nǹkan gbà Allah ní ọ̀làkọ̀dẹ̀ náà annaka yadiqu sadruka sadruka bima yaqulun wọ́n bá ní a ti mọ̀ pé ọkàn rẹ̀ ń fún funfun pẹ̀lú gbogbo nǹkan tán sọ gbogbo àwọn orúkọ burúkú tán pèrè ànábì sallallahu alaihi wasallam gbogbo tí ó tọ́ sí ọ gbogbo táwọn náà mọ̀ pé kò jù sí òdodo àmọ́ kà fẹ́ fi bọnú jẹ́ ni wọ́n rò pé táwọn bá sọ débì kan ó fi tó ń sìn yẹ́lẹ̀ tí ìyá bá jọ débì kan kí ní ẹ̀wọ́ filẹ̀ òní se mọ́ ọlọ́ba wọn ni fasabbih bihamdi rabbik eh mọ́jẹ̀ kan in tán se mọ́jẹ̀ kó sọ ọfà máa ń yí olúwa rẹ̀ akun mina sajidin sì wà lára àwọn tí wọ́n máa forí balẹ̀ fọ́nà ọba wa abudu rabbaka a wọ́n jẹni tí ó máa jọ́sìn fọ́nà ọba hatta ya'tiyaka al-yaqin ó gbọ́dọ̀ fílẹ̀ títí tí ikú tí ó fi wá bọ̀ àtàwọn orísìírísìí nǹkan mi tí ó máa ń tí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala tí ó ròyìn pé àwọn mushrikun nínú àtọ́nà bá ròyìn náà al kẹrin pé àwọn mushrikun wọ́n máa fi gbógun ti annabi sallallahu alaihi wasallam ní ìgbókùnsí tó lágbára al-Imam Ibn Rajab rahimahullahu ta'ala wọ́n tẹ̀síwájú wọ́n ní wa kana al-muslimuna idh-dhaka mustad'ifun wọ́n ní àwọn musulmi nígbà yẹn wọ́n jẹ́ ẹni tí wọ́n lẹ àwọn sahaba nabi sallallahu alaihi wasallam ọ̀pọ̀lọpọ̀ àwọn tó kọ́kọ́ gba islam àwọn tó ṣe pé wọn ò lágbára ni àwọn tálákà láyé nabi sallallahu alaihi wasallam àwọn tó rí àwọn tó súnmọ́ nabi sallallahu alaihi wasallam jù tí wọ́n rí òdodo nǹkan tó ń pèpè sí Ànábì sallallahu alaihi wasallam wọ́n sì jẹ́ nìkan tó ṣe pé oríṣiríṣi ìnira ni wọ́n fi ń kàn bí ó sì ń pè àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́ọ̀bá àwọn èèyàn lẹ àwọn sahaba Ànábì sallallahu alaihi wasallam wọ́n lẹ ń gbà náà so Aisha radiyallahu anha ó bi Ànábì sallallahu alaihi wasallam pé

òun ni ọjọ́ àkọ́bà idha aradtu nafsi ala ibn abdi yalil ó ní òun gbéra wọn òun lọ bá ibn abdil yalil ibn abdil kulal ibn abdil kulal falam yujibni ila ma arat ó ní kò dáhùn lóhùn fún àwọn nǹkan tó ń bèèrè pé kónà lọ́wọ́ kónà ẹ̀sìn islam lọ́wọ́ wa ana mahmumun ala wajhi anabi sallallahu alaihi wasallam pé òun wá kó lẹ́ni tó ṣe pé òun bànújẹ́ tó ti gbé ìbànújẹ́ yẹn hàn lójú òun gan falam astafiq illa wa ana bi qarni sa'alib olóhun ò ti ẹ̀ màgbà tó ń dé qarni sa'alib gan farafa'tu ra'si wọn wá gbórí òun sókè fa idha ana bi sahabatin qad adallatni ó ní ẹ̀sújò ó ti bòun ó ti bòun mọ́lẹ̀ so ẹ̀sújò ó ti bòun mọ́lẹ̀ ní sánmà fanadhartu fa idha fiha jibrilun ọlọ́run bá wo òun bá rí jibrilun bẹ́ fanadani faqala ó wá pé wọ́n sọ pé inna allaha qad sami'a qawla qawmik ọlọ́run bá ti gbọ́ gbogbo nǹkan táwọn èèyàn sọ lak gbogbo tó ń sọ sí ọmọ rọ́dùn àlè gbogbo àwọn èsì tó sì ń fún wa nábi sallallahu gbogbo ọlọ́run bá gbọ́ قد بعث إليك ملك الجبال الله باتي وان بيدي دي فونسي ماي ملائكة وعقاتا لتأمره بما شئت فيهم kó pa kó pa màláíkà àpáta yẹn láṣẹ ní pé gbogbo tó bá wọ̀ ní kó pa láṣẹ kó ṣe fún wọn fanadani malakul jibal anábi sallallahu sọ pé màláíkà ó wá pè wọn pé ìrẹ muhammad فقال ذلك فيما شئت وني ذلك فيما شئت وني gbogbo tó bá fẹ́ nìyẹn gbogbo tó bá fẹ́ ká ṣe fún nìyẹn in shi'ta an utbiq alayhim al-akhshabayn tó bá ṣe pé ó fẹ́ jẹ́ kí n pa àpáta méjì kí n fi kí n pa kí n pa mọ́ wọn kí n fi pa wọ́n rẹ́ mọ́lẹ̀ faqala nabiyyu sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam anabi tó ṣe pé anabi sùúrù ni anábi sọ pé ládúrú gbogbo tó fojú kò lọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ ẹ̀wọ̀n tán nàbí sallallahu alaihi wasallam anábi ní bal arjò eh, in tẹ́mi ìrìnà kan lọ́dọ̀ wọn tán bá kú wọn òsèmí láǹfàní kankan tán bá kú tàlà wọn tí ń pèsè ojú ọ̀nà ọlọ́wọ́ bá anábi ní bal arjò ah, yálà in tẹ́mi rò an yakhruja Allahu min aslabihim in bẹ̀lọ́wọ́ bá kó yọkú lára àwọn àrọmọdọ́ wọn man ya'budu Allaha ó sì ní sorogún pẹ̀lú ọlọ́wọ́ in tí anábi sallallahu alaihi wasallam in tó sọ pé ó lè jù tó ń fojú kó nínú pé àwọn èèyàn sójú ọ̀nà Ọlọ́run subhanahu wa ta'ala nìyẹn síbẹ̀síbẹ̀ anábi ṣe sùúrù gẹ́gẹ́ bí al-Imam Ibn Rajab ṣe sọ wani al-Imam Ibn Rajab tẹ̀síwájú wani wa kana al-muslimun àwọn musulmi gbà yẹn idhaka mustada'ifin nígbà yẹn ìsápamá ويهربون بدينهم إلى البلاد النائية وسن بيس وسا لسي عوان إلو تسموا عن صحابة النبي صلى الله عليه وسلم أترى النيرة تاوناري أترى بغتني تاوناري أترى في يجني أترى الدرباني أترى في بقاني أترى ورسلسي ونا في يجني تي àwọn Quraishi àtàwọn mushrikun tán fi ń fi àjà àwọn sahaba nabi sallallahu alaihi wasallam wọ́n gbé ẹ̀sìn wọn sá oríṣiríṣi lọ́wọ́ Bilal Ah, olówó rẹ̀ Umayyah ibn Khalaf ní tó máa ń ṣe fún Bilal ni pé tí ah, òun bá ti pọ́n dáadáa yóò wá mú Bilal yóò wá gbé lọ sínú asálẹ̀ yóò gbé lọ síbi desert yóò wá jẹ́ kí ẹ̀yìn rẹ̀ kó wà lílẹ̀ẹ́lẹ̀ lórí ìpẹ̀ tó gbóná inú ilé ìpẹ̀ tó gbóná dáadáa so yóò wá máa bí ní pé só ṣe kèfèrí pẹ̀lú kò ní ṣe kèfèrí pẹ̀lú Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní yóò tún wá pa wọ́n láṣẹ pé kí wọ́n gbé àpáta tó gbóná tó sì tóbi dáadáa kan gbélé àyà rẹ̀ wọ́n máa ṣe eléyìí fún Bilal ibn Rabah so torí pé ẹrú ni ẹrú tó gba Islam ni so wọ́n máa ṣe eléyìí fún wọ́n bẹ̀rẹ̀ sí ń ṣe wọ́n bẹ̀rẹ̀ sí ń ṣe gbogbo eléyìí fún títí títí ṣùgbọ́n nǹkan tí Bilal ó sọ náà ni pé ahadun ahadun ahadun ahad ahadun fardun ah, ahadun faradun tí ma gbàgbé so yíò ma sọ pé ahadun ní pé ẹyọ kan ṣoṣo ni faradun aso ni kò pé méjì kò pé tí ó ma sọ nípa Ọlọ́run subhanahu wa ta'ala nìyẹn so bákanáà Khabbab ibn al-Arat Khabbab ibn al-Arat òun náà ó jẹ́ nìkan tí ó rí oríṣiríṣi sọ̀rọ̀ látọ̀dọ̀ àwọn Quraysh àtọ̀dọ̀ àwọn mushrikun torí pé Khabbab ibn al-Arat ó jẹ́ yàn tó sì pé alágbẹ̀dẹ ni ẹrú ni alágbẹ̀dẹ ni ó sì jẹ́ àwọn tó kọ́kọ́ gba Islam ó wá jẹ́ nìkan tó sì pé olówó rẹ̀ tó bá ti fẹ́ fìyà jẹ yóò wá máa mú àwọn arin tó gbóná yẹn yóò máa gbélé lẹ́yìn yóò máa gbélé lára kó bá fi fi Islam lẹ̀ ọjọ́ kan ìyà yìí dójú kan ọjọ́ kan ìyà yìí dójú kan eh, Khabbab bin Al-Arat ó wò pé ah ṣe à ní ọlọ́bá nabi sallallahu alaihi wasallam oní gẹbọ́ sí wánà bukhari oní shakawna ila rasulillahi sallallahu alaihi wasallam alọ́bá nabi sallallahu alaihi wasallam huwa mutawassidun bi riddatin fi dhilli al-ka'ba wọ́n ló sì jẹ́ nìkan tó sì pé ó bo irí rẹ̀ pẹ̀lú aṣọ tó ma fi ń bo irí rẹ̀ ní bògì ka'ba qulna lahu àwọn sọ fún pé ala tastansir lana ila nabi sallallahu alaihi wasallam so ni ba be lon ba fún lọ́wọ́ ni ala tad'u allah lana ba be lon ba anabi fa qala ar-rajulu fi man qablakum anabi wa ni qala anabi wa sọ pé fa kana muttaki'an ni riwaya mi ó ní annabi sallallahu alaihi wasallam ó jẹ́ ni yuhfaru lahu fil ard wọ́n ó gbẹ́ kòtò fún nínú rẹ̀ fayuj'al fihi wọ́n sì fi sínú rẹ̀ fayuja'a bi minshaar wọ́n wà mú ayùn wọ́n mú wá fayuda'u ala ra'sihi wọ́n sì gbé síwájú orí rẹ̀ fayushaqqu ba wọ́n ni fayushaqqu ويمشط بأمشاط الحديد wọ́n sì mú àwọn ìyá irun àbí àwọn ìyá nǹkan tó ṣe pé látara àrin láti ṣe ìntàmàfíyà nǹkan ìntàmàfíyà wọ́n mú wá tó ṣe pé látara àrin tó lè dáadáa wọ́n sì bí amṣátil hadid ma dúnà láhìmìhì min 'idham wọ́n sì máa fi wọ́n máa fi ya gbogbo àwọ̀ ẹran ara rẹ̀ àti ọ̀rá ara rẹ̀ gbogbo tó wà lára rẹ̀ wọ́n máa fi ya kò títí tẹ́ egun fi máa hàn àwọ̀ asibin àbí tí wọ́n máa fi ya gbogbo àwọn kásán tó wà lára rẹ̀ wọ́n máa fi ya kò ọmọ yẹ só dúhò dhalika an dinihi eléyò sì ń jẹ́ ẹwọ àwọn tán ti síwájú àwọn sàhábà nabi sallallahu alaihi wasallam nabi tí ń sọ fún wọn pé díẹ̀ ní tẹ́yìn rí gbogbo táwọn náà bá ní lónìí díẹ̀ ni ó tí ń tí àwọn sahaba nabi sallallahu alaihi wasallam ta fojú kò ni wallahi anabi ni anabi ni mo búra pẹ̀lú ọlọ́wọ́ ba la yatimanna hadha al-amru ọlọ́wọ́ ba subhanahu wa ta'ala pe alamari hatta yasiru rakibi min sana'a tó sì láti sana'a tó wà ní yemen tó gùn lọ la yakhafu illa Allah kò ní bẹ̀rù ní kankan àyàfi Ọlọ́run Ọba awi dhi'ba ala ghanamihi àbí ìkókò lórí àwọn àgùntàn rẹ̀ walakinnakum tasta'jilun Ànábì ní ṣùgbọ́n ẹjẹ́ èyàn kan tó sì pé ẹmọ nkanjú ni ṣùgbọ́n gbé ẹjẹ́ èyàn kan tó mọ nkanjú gbogbo ilé òun ni tí àwọn sọ̀hábà Ànábì sallallahu alaihi wasallam tán fojú sì pé wọ́n ń sá lọ wọ́n ṣe hijira lọ sí orísìírísìí àwọn ìlú bákan náà Ammar ibn Yasir àti ummu rẹ̀ radiyallahu anha kí Allah subhanahu wa ta'ala tó kókẹ́ tó sì pé òun ni wọ́n kọ́kọ́ pa nínú Islam òun ni wọ́n kọ́kọ́ pa Sumayya Sumayya ummu Ammar òun ni wọ́n lẹ́yìn náà wọ́n padà pa ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ gbogbo àwọn ẹni yìí kò jẹ́ kán fi ẹ̀sìn wọ́lẹ̀ bákan náà Ammar ibn Yasir wọ́n fara ní wọ́n fi ìyà jẹ́ga títí tán fi sọ fún pé kó fi ẹ̀sìn Islam lẹ̀ ìgbà tí ìyà yìí dójú kan Ammar ibn Yasir wọ́n pé ah kí ló dé kí ló dé wọ́n bi pé kó fi ẹ̀sìn lẹ̀ ó wá mọ́mọ́ wá Islam náà lọ́yìn ìṣẹ́ nígbà tí pọ̀ gan bákan náà ibn Abi Waqqas Talha ibn Ubaydullah ìdí tí àwọn annabi sallallahu alaihi wasallam tó fi wọ àwọn ẹni ilójọ́ kan pé ah ẹ̀yìn yìí ẹwà aljanna in tán fojúkò nínú sọ̀rọ̀ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam wọ́n sì dórídé àtàwọn zubair ibn awwam àti àwọn uthman ibn affan àtàwọn sahaba annabi sallallahu alaihi wasallam tó pọ̀ tó sì pé orísìírísìí sọ̀rọ̀ kò sẹ́nì kan nù wọn nínú àwọn tó kọ́ gba islam abdullahi ibn mas'ud àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó sì pé kò lè sọ kò sẹ́ni tí ó lè pé òun náà lè sọ tóun náà rí nínú yà pẹ̀lú ìtẹ̀lé ànábì sallallahu alaihi wasallam nígbà tí islam kọ́kọ́ bẹ̀rẹ̀ alimami rajab sọ pé yahribuna bidinihim ila albilad an-na'iya wọ́n máa ń fi ẹ̀sìn wọn sá wọ́n máa ń gbé ẹ̀sìn wọn sá lọ sí àyíká tún dá ń bẹ̀ kama hajaru ila al-habasha ṣe ṣe hijira تشكر على صيل الحبشة مرتين نيميجي ثم هاجروا إلى المدينة لأن wọ́n ṣe hijira lọ sí Medina kí ni ìdí tó ṣe pé wọ́n ṣe hijira lọ sí Habasha lẹ́ẹ̀mejì ìdí tán ṣe hijira lọ sí Habasha lẹ́ẹ̀mejì ni pé nígbàtí àwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam tí ìyà yẹn tó dójú kan pé wọ́n fi ara ní àwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam látara pé wọ́n fẹ́ fi Islam rinlẹ̀ wọ́n fẹ́ dórédé wọ́n fẹ́ jọ́sìn fóòsàmá ẹni tó bá lóhun fẹ́ sẹ́sìn wàláì kò ẹ́sọ́ àwọn èèyàn ló fẹ́ jí kó fa kò jọ àwọn èèyàn kó kódà kò bá wọn ní pírọ́blẹ̀mù kò bá wọn ní wàhálà kankan in tó kàn sọ pé òun fẹ́ ṣe in tó jẹ́ ẹ̀ṣẹ̀ náà tó fẹ́ ṣe òun náà ní kọ́lá kó sọ pé òun ṣe tó ń sọ nípa àwọn nǹkan tí Ànábì sallallahu alaihi wasallam tó ń ṣe nígbàtí Heraklo ń bí nípa àwọn nǹkan tí nípa Ànábì sallallahu alaihi wasallam kò rí nǹkan kan mú wá nǹkan yọ kan tó múrí mú wá náà ni pé ó pín àwọn ká so tó dípé kò sí ẹ̀ṣẹ̀ kan tánṣẹ̀ wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni gbẹ́n tó bá lọ́wọ́ ó di súnà Ànábì sallallahu alaihi wasallam mú láwọn àsìkò fìtínà Ànábì sallallahu alaihi sọ pé yóò dà gẹ́gẹ́ bí ẹni tí ó di ogun náà mú ni gẹ́gẹ́ bí alimami tó ń ṣe padà mú wá gẹ́gẹ́ bí ẹni tó di ogun náà mú ó ní sùúrù gan ojú rẹ̀ ó rí tó أما والعاقبة للتقوى والعاقبة للمتقين لقد كتب ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون أنا صلى الله عليه وسلم الله سبحانه وتعالى يقول والعاقبة للتقوى ìgbẹ̀yìn rere yóò máa jẹ́ ti ìpáyà Ọlọ́run Ọba ni ìpáyà Ọlọ́run Ọba ni yóò máa bẹ ní ìgbẹ̀yìn rere ọlọ́ba tún sọ pé ìgbẹ̀yìn rere yóò máa jẹ́ tàwọn tó páyà Ọlọ́run Ọba ọlọ́ba tún sọ ń bó mi pé àti sọ nínú zabur lẹ́yìn bàtà ti sí àwọn ànájí fáwọn ànábí ọlọ́wọ́ bá tán ní pé ẹ̀yìn ànábí ọlọ́wọ́ bá ọ ilẹ̀ mi ọlọ́wọ́ bá àwọn tí ó padà jogún ẹ̀ àwọn ẹrú dáadáa tẹ̀mí ọlọ́wọ́ tán jọ́sìn fún mi ọlọ́wọ́ so kí ẹ má torí pé gbogbo sọ́rọ̀ tó ń rí látara pé ó ní gọ̀rí ìbùn ni àjòjì ló jẹ́ láàrin àwọn èèyàn ó mọ̀ rí ààrẹ lẹ́ni tí ó lọ́rẹ̀ ó mọ̀ rí ààrẹ lẹ́ni tí ó bá lábáṣe ó ma rí àìlẹ́ tó sì kó dáwà ọ̀dọ̀wọ́ rẹ̀ kí wọ́n náà ronú sí táwọn sàhábà náà sallallahu alaihi wasallam tán fojú kàn in tí ojú wọn rí látọwọ́ àwọn Quraysh ìdí tán fi ṣe ìjẹ́lá lọ sí Habasha lẹ́ẹ̀mejì òun ni pé nígbà alákọ̀ọ́kọ́ àwọn Quraysh pète ní pé a wọ́n bẹ̀rẹ̀ sí tan ìròyìn ká pé nǹkan ti torí pé lára àwọn al'irhabu al'iktisọ́dì lára wọn ká ta fi gbógun ti àwọn sahaba nabi sallallahu alaihi wasallam yẹn wọ́n terrorize wọn economically wọ́n ní pé wọn ò tajà fún wọn mọ́ wọ́n kọ a kíní kan sínú pépà wọ́n fi ha ara kàábà pé ogbẹ́n tó bá tànkà fáwọn tí ń pẹ̀lú àwọn mùsùlùmí nílùú Mákà wọ́n sọ tí wọ́n ṣe fún wọ́n sì pa gbogbo àwọn ìrásẹ̀ kan pa wọ́n ti kan mọ́ bá wọn sọ̀rọ̀ kódà wọ́n fẹ́ kọ ẹ̀yìn annabi sallallahu alaihi wasallam wọ́n fẹ́ kọ ẹ̀yìn àbúrò bàbá annabi sallallahu alaihi wasallam wọ́n fẹ́ kọ sí annabi sallallahu alaihi wasallam ṣùgbọ́n Abu Talib ọkọ̀ olóhun ní fi annabi sallallahu alaihi wasallam lógun bá tó ń bá ń bẹ láyé ohun ní fi annabi sallallahu alaihi wasallam lẹ̀ so a oríṣiríṣi nǹkan ni wọ́n fojú àwọn sahaba annabi sallallahu alaihi wasallam rí in tó jẹ́ kí àwọn sahaba annabi sallallahu alaihi wasallam tán rò pé ah ṣe ẹ̀mí owó lè gbé mẹ́bàá yìí tán sálọ sí ìlú habasha nìyàn àwọn Quraishi wá tán ká pé à ah, nǹkan ti dẹ̀ wọ́n ti ń tàn káfà sọ̀hábà padà kódà àwọn olóyè Quraishi wọ́n ti bẹ̀rẹ̀ sí wọnú Islam in tó jẹ́ káwọn sọ̀hábà mi kan tó sápadà nìyàn in tó jẹ́ kí wọ́n sápadà nìyàn lára àwọn nǹkan tán fi Islam tí orúkọ rẹ̀ ń jẹ́ مصعب ابن عمير مصعب ابن عمير lára wọn kata fi tán padà wá sí Mẹ́kà nìyẹn wípé òun jẹ́ ọmọ olówó ìyá rẹ̀ sì jẹ́ ẹni tó ní owó gan ìbàtán tán padà wọn jẹ́ kó jáde mọ́ wọ́n sì dé mẹ́lẹ̀ wọ́n sì fi ọ̀pọ̀lọpọ̀ ọ̀yà wọ́n fi jẹ́ Mus'ab ibn Umair òun ni Ànábì sallallahu alaihi wasallam rí nígbà tó kú nínú ogun Uhud ẹmọ olówó tó wá di ẹni tó ṣe pé wọn ò rí nǹkan kan tó wọ́n fi sín gan ju aṣọ rẹ̀ lọ tán bá fi aṣọ rẹ̀ tán bá fi bo ẹsẹ̀ rẹ̀ kò ní bo eré rẹ̀ tán bá fi bo eré rẹ̀ kò ní bo ẹsẹ̀ rẹ̀ anábi sallallahu alaihi wasallam sọkún nígbà tó rí Mus'ab ibn Umair pé á ah, àwọn tí wọ́n dó fún Islam ni àti wọ́n tí wọ́n dó sínsín pé á ah, in ta gbàgbọ́ ní ìta sì kó lórí ẹ̀nìyàn kí gbogbo ẹni tó bá mọ̀ pọ́n fẹ́ jọ́sìn fọ́nà ní àwọn èèyàn ní yọnú sí tó fẹ́ ṣe yóò sì rí ọ̀pọ̀lọpọ̀ sórí látọ̀dọ̀ àwọn èèyàn so ìdí nù táwọn sàhábà nabi sallallahu alaihi wasallam tó sì pé wọ́n ṣe hijira sí habasha lẹ́ẹ̀mejì wa kana minhum man yu'adhab fillah wọn bẹnu wọn tó sì pé wọ́n fi yàn jẹ wọn nítorí Ọlọ́run ba wa minhum man yuqtal yẹsẹ̀ bẹnu wọn tán pa ọpa wọn ọpa àwọn ẹlòmí nínú àwọn sàhábà nabi sallallahu alaihi فكان الداخلون في الإسلام حينئذ الإمام ابن رجب sọ pé àwọn tán wọnú ìsìláàmù nígbà náà gọ̀rọ̀bá àwọn àjòjì ni wọ́n gbogbo àwọn tán jù wọnú ìsìláàmù wọ́n jẹ́ àjòjì sáwọn èèyàn ثم ظهر الإسلام بعد الهجرة إلى المدينة lẹ́yìn náà Allah subhanahu wa ta'ala pé àdéhùn rẹ̀ fún Nabi sallallahu alaihi wasallam ẹ̀sìn Allah bá ní ó borí ẹ̀sìn Allah ثم ظهر الإسلام بعد الهجرة لين بناء الإسلام أهان وصل لبرا لين باتي النبي صلى الله عليه وسلم وصل هجرة إلى المدينة لصل مدينة وعز وصل دنتني أكبراتي وصار أهله ظاهرين كل الظهور wọ́n ni àwọn tó sì ń ṣe islam wọ́n bẹ̀rẹ̀ sí jẹ́ ní tí wọ́n hàn tí wọ́n sì ní agbára ní gbogbo ọ̀nà ìlágbára wa dakhala an-nasu ba'da dhalika fi dinillahi afwaja lẹ́yìn náà àwọn èèyàn bẹ̀rẹ̀ sí wọnú islamu ní ìjọ ní ìjọ wa akmala Allahu lahumu ad-din ọlọ́wọ́ bá sì pé ẹ̀sìn fáwọn sahaba nabi sallallahu alaihi wasallam wa atamma alaihimu ni'ma wọ́n ti wọ́n ìwà nínú wọ́n ìwà láyé gẹ́gẹ́ bí àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí annabi sallallahu alaihi wasallam tí ó jẹ́rìí sí pàwọn àwọn dájì nínú al'umma yìí annabi sallallahu alaihi wasallam sọ fáwọn èèyàn pé lẹ́yìn ìgbà tó ṣe wá sí fáwọn èèyàn tó sì bá wọn sọ̀rọ̀ tó sì gbà wọn mọ̀ràn pé kí wọ́n di tírà ọlọ́rọ̀ bá mú wọ́n sì di súnnà wọn annabi sallallahu alaihi wasallam mọ́ ọlọ́rọ̀ sọ ọsọ kalẹ̀ igangan lèmi ọlọ́run subhanahu wa ta'ala mo pé ẹ̀sìn yín fún yín

ọlọ́run asùpátà láti pẹ́ẹ̀sìn tó yí ṣe pé nkankan o lè wọnú rẹ̀ mẹ́ nkankan òsìlẹ̀ díkọ ọlọ́run tó pẹ́ẹ̀sìn náà ló sì tún sọ nǹkan mí kalẹ̀ ọlọ́run tó pẹ́ẹ̀sìn yẹn òun náà ló sọ nǹkan mí kalẹ̀ ọ̀tọ̀wọ́fíyà rasulullahi sallallahu alaihi wasallam wal amru ala dhalik ẹ̀mẹ́rù rọ́jà sọ pé anábi sallallahu alaihi wasallam kú lẹ́yìn tó sì pé alamari wà bẹ́ẹ̀ ọjọ́ tí anábi sallallahu alaihi wasallam kú ọjọ́ so torí pé anábi sallallahu alaihi wasallam oríṣiríṣi nǹkan lọ́nà bá fi sọ annabi sallallahu alaihi wasallam kalẹ̀ ọba ni wa ma kana Allahu liyu'adhibahum wa anta fihim ọlọ́ọ̀bá ní ẹ̀ ọlọ́ọ̀bá ò ní fìyà jẹ wọn nígbàtí wọ́n fi ọba yíwà láàrin wọn wa ma kana Allahu mu'adhibahum wa hum yastaghfirun ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ò ní jẹni tó sì pé yóò fìyà jẹ wọn wọ́n sì jẹni tí wọ́n tọrọ àforíkì so anábi sallallahu alaihi wasallam nígbà àwọn sahaba nabi sallallahu alaihi wasallam tí ìbànújẹ́ bá wọn tí wọ́n rò pé á ah, tí Umar radiyallahu anhu tó pé á ah, bó lè ṣe kú bó ni ànábì sallallahu alaihi wasallam ṣe kú látara ìfẹ́ àti ìtalára tí ó lágbára tí ó ṣẹlẹ̀ sí àwọn sahaba nabi sallallahu alaihi wasallam wọ́n ni wa ahlul àwọn sàhábà wà lórí ìdóṣinṣin tó wọ́n dó dédé lórí ẹ̀sìn ọ̀rọ̀ ọba ni fi dinihim lórí ẹ̀sìn wọn ọ̀hun muta'adadun mutanasarun wọ́n sì jẹ́ nìkan tó sì pé wọ́n jọ wà papọ̀ wọ́n sì máa ra wọn lọ́wọ́ wa kanu ala dhalika fi zamani abi bakri bá sì ṣe wà wọ́n bẹ̀rẹ̀ sí ń lágbára wọ́n sì bẹ̀rẹ̀ sí ń dá oríṣiríṣi wàhálà lẹ́nu Islam ní àsìkò Osman ní tó sì fi dá wàhálà lẹ́ òun ní pé kí ìjáde lórí lórí ní tó fa tí wọ́n fi dá wàhálà lẹ́ sínú Islam náà nìyàn gbogbo so in tí a lè rọ̀bẹ̀ lọ́jọ́ tán fi bẹ̀rẹ̀ pe قليلا يعني تحول الإسلام من ضعف إلى قوة انت في سا... انت في انت قصين رانيا لينا الإمام ابن رجب رحمه الله تعالى وتسواجمني آه، فتنة الشبهات والشهوات فتنة الشبهات والشهوات فتنة بلون تيو قمسي ọ̀pọ̀lọpọ̀ wa náà pápá jùlọ tí a bá jẹ́ Yorùbá èyàn ó ti máa ma àwọn kátá máa ń lo fìtínà èyàn ó ti máa ma àwọn kátá máa ń lo fún ó jẹ́ sí pé táàtì Yorùbá ma ń fún ní kẹsọ́rọ̀ ni ṣùgbọ́n ti lálọ́wọ́ sunkún ni fìtínà fìtínà ní ni fìtínà gẹ́gẹ́ bí ma'ajim الابتلاء والامتحان الابتلاء والامتحان àdánwò àti ìdánwò òní wọ́n ń pè ní fitna àdánwò àti ìdánwò òní wọ́n ń pè ní fitna wani wa asluha ma'khudhun min qawlika fatantu alfiddata wadh-dhahab wani ibi tán ti mú òní bó tí yàn bá sọ pé fatantu alfiddata wa zahab tí a bá sọ gbólóhùn yẹn ní pé mo mo fàtánà fàdákà àti wúrà azabtuhuma bin nar ìtumọ̀ ni pé mo fọ̀ wọ́n mọ́ pẹ̀lú mná liyatamayyaza radi'u min aljayyid kí èyí tí ó dá kó bá fi lè dáyàtọ̀ sí èyí tó èyí tí ó dánú wúrà àwọn nǹkan tó kú papọ̀ mọ́ nínú àwọn nǹkan tó ṣe pé kò sí lára rẹ̀ kó fi lè yọ́kò lára rẹ̀ àbí fàdákà náà ni láwọn nǹkan tí ó sí lára rẹ̀ kó bá fi lè kó lára rẹ̀ wọ́n ni Ibn Rajab oríṣiríṣi àwọn ni wọ́n fún fitna nínú shari'a nínú shari'a ṣùgbọ́n àwọn èyí tí anábi sallallahu alaihi wasallam fún àtàwọn èyí tó wà nínú alkùránul karim ọlọ́bá ní wa in kadu la yaftinunaka fi dinik ọlọ́bá sọ pé wa in kadu la yaftinunaka wọ́n fẹ́ kó fìtínà báwọ̀ wọ́n fẹ́ lè kó fìtínà báwọ̀ wọ́n fẹ́ kó fìtínà báwọ̀ ọlọ́bá subhanahu wa ta'ala ìtumọ̀ rẹ̀ bí gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ gẹ́gẹ́ bá ti sàlàyé Ah, yumilunak wọ́n fẹ́ fà ọ sọ́dọ̀ wọn wọ́n fẹ́ fà ọ sọ́dọ̀ wọn tán wọ́n fẹ́ yíjú rẹ̀ sọ́dọ̀ wọn so n túnmọ̀ pé fitna o ma n túnmọ̀ pé kíyàn yẹ́gẹ̀rẹ̀ nínú ẹ̀sìn o sì pé kíyàn má dóó dédé má kíyàn bẹ̀rẹ̀ sí compromise aláwọ̀kọ́ ni ẹ̀ bákanáà ọlọ́wọ́n sọ pé walfitinatu ashaddu min alqatl ọlọ́wọ́n sọ pé fitna kúfùrù gẹ́gẹ́ bí ó ṣe wá nínú àwọn tafasir ìtumọ̀ fitna bẹ́yìn òun náà ni kúfùrù nípo ó burú ju ìmá gbẹ̀míyàn kí ká máa pàyàn lọ wa minhum man yaqul ọlọ́wọ́ bá tún sọ bómi pé wa minhum man yaqul in bẹnu wọn tí ó mọ̀ wala taftanni dákun yọ̀ǹda fẹ́ mi má kó fìtínà wa nabi sallallahu alaihi wasallam pé yọ̀ǹda fún mi má ọlọ́bá ni ala fil fitnati saqatu wọ́n ti kó sínú fìtínà bọ́ sí sọ́yìn tàbá ma ìdí sí sababu nuzuli ayayi a fi ma in tọ́lọ̀ bá gbà lérò pẹ̀lú fìtínà nínú gbọ́lọ̀wọ̀ yìí wọ́n ni tó ń ṣẹlẹ̀ nígbà annabi sallallahu alaihi wasallam kẹbù sí wọ́n nínú tafsirul al-imam ibn kathir nígbà annabi sallallahu alaihi wasallam sọ fáwọn sahaba nígbà àwọn fẹ́ lọ ja àwọn ìran kan lógun àwọn ìdílé kan àwọn tribe kan ìkanú àwọn èèyàn bó ṣe wá gẹ́bá sí ma fún ànábì sallallahu alaihi wasallam ní oríṣiríṣi excuse torí pé ayé ìlà wọn fẹ́ àwọn munafiqun ayé ìlà wọn lé ànábì àtàwọn sàhábà wọn sì ń lé alkiyama so wọ́n ìkanú wọn bá ànábì pé a ní pé àwọn ẹni yìí àwọn ìran táwọn fẹ́ lọ jàyà àwọn díẹ̀ táwọn fẹ́ lọ gbógun tì yìí ní ohun sì rí èyàn kan tó sì pé ohun ohun ma títí gbátànjẹ pẹ̀lú obìnrin lákùnrin Ànábì sallallahu alaihi fún un yọ̀nda ma kó àdánwò bá òun nú ẹ̀sìn wọn so ẹwọ bí ó sì ń sọ fún Ànábì sallallahu alaihi wasallam ẹwọ ọgbọ́n ẹwọ àrékèrèkè àárí àwọn èèyàn náà lónìí tí wọ́n ma lórí àwọn nǹkan tó jẹmọ́ báyìí so agbóyín bẹ̀yẹn pé la taftanni fìtínà bẹ̀yẹn alfitínà bẹ̀yẹn ni tó ń túmọ̀ ní pé ẹ̀ṣẹ̀ al la taftanni alfitna man tó máa ẹ̀sẹ̀ so àti rí ìtumọ̀ mẹ́ta fún báyìí ìtumọ̀ aláwọ̀kọ́ òun náà ni alqatl alkufru ìtumọ̀ ẹlẹ́kejì almailu ani din yálà mailu tó tóbi ni àbí mailu tó kéré bákanáà lára rẹ̀ náà ni al'ismu fitna ẹmọ túnmọ̀ bẹ́ sọlọ́bá ni wa minhum man yaqulu udhan li ọlọ́bá ni yóò ma bẹ́nu wọn tó wọ́n sọ fún ọ ma kó fìtínà bá mi ọlọ́ba ni ala fil fìtínà ti sákọ̀tò sí fìtínà ní sá fún ó sì fi bọ́ sínú fìtínà pẹ̀lú tó sọ so ọlọ́ba subhanahu wa ta'ala bó ṣe dúwé rẹ̀ nínú al-Qur'an al-Karim nìyẹn ara àwọn yànà lónìí tó mọ̀ sọ pé à ẹ má kó mi sínú fìtínà kí ma sàlàyé ka báyìí báyìí báyìí fáwọn èèyàn kí ni o ala fil fìtínà ti sákọ̀tò tó bá ń sá fún in tọ́lọ́wọ́ bá ń pè ọ sí in tó jẹ́ ọ̀ràn yẹn lórí rẹ̀ ọlọ́wọ́ bá gbé ìmọ̀ fún ọ sọ̀rọ̀ kó gbé fún ọ kó bá fi rówó ní kó bá fi rí mọ́tò kó bá fi rí tó bá wọ̀ ọlọ́wọ́ bá gbé ìmọ̀ fún ọ kó bá fi jẹ́ àmánà kó máa sọ òdodo fáwọn èèyàn kó máa tọ́ àwọn èèyàn sọ́nà pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ò ní gbé ẹsẹ̀ kankan wájú ọlọ́wọ́ bá subhanahu tọ́lọ́wọ́ bó sì kọ́kọ́ fi jó iná lójú ọgbìn dé lára wọn rajulun ta'allama al-ilma àtẹni tí ó wá ìmọ̀ tí ó wá láti fi ránṣẹ́ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala lọ nítorí náà àmánà ni kí a wá sọ pé la taftanni kama kó fi sínà bọ́ òfẹ́ sí kankan òfẹ́ sọ kankan àbóhun sáfáwọn kankan à òun sáfóònù fìtínà ó lọ sábá fìtínà náà ni nítorí ọba subhanahu ta'ala sọ ni kódà ó lọ sábá fìtínà gan ó ti kó sínú fìtínà yẹn so ẹ wo in ti sọ̀hábà yí mú wá sahaba yìí ń sọ fún annabi pé òun fẹ́ lọ jagun ìtọ́nà ọba pè pé kó ṣe ó wá ń fi ìtọ́nà ọba pàṣẹ náà ó fi ń rọ́pò rẹ̀ in táwọn yẹn ń ṣe láyé lò náà nìyẹn kíyàn sàlàyé ẹni tó jẹ́ aláburú kíyàn tó jẹ́ kíní fitna ni fún yàn tó so torí pé o pé o ò ṣe wá pé ń tọ́lọ̀ bá subhanahu wa ta'ala tó pa ọ́ láṣẹ kó o sì gbẹ̀san rẹ̀ pérépéré ju kó ma wá sá fún tọ́lọ̀ bá subhanahu wa ta'ala pa láṣẹ pẹ̀lú àwọn kó ma fa àwọn nǹkan mí tọ́lọ̀ bá pa láṣẹ kó ma fi sẹ̀rí ọlọ́run bá fi jẹ́ kó ya pé kìí sẹ̀rí o lára àwọn nǹkan tí ìtumọ̀ tí fitna tó túnmọ̀ túnmọ̀ ní al-Qur'an al-Karim òun ni pé al-fasad corruption ìbàjẹ́ òun ma túnmọ̀ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ nínú al-Qur'an al-Karim so o ma túnmọ̀ rẹ̀ so bákanáà lára àwọn ìtumọ̀ fitna o ma túnmọ̀ àwọn nǹkan tí ó padà ṣẹlẹ̀ nígbẹ̀yìn ayé Ànábì ma ń lò fún ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ayé ó máa ń lò fún àwọn kan tí ó padà ṣẹlẹ̀ nígbẹ̀yìn ayé so ti di ìtumọ̀ márùn báyìí ta mú wá fún fitina ní Ibn Hajar al-Asqalani wọ́n mú àwọn ọ̀rọ̀ tó pọ̀ wá nínú ẹ̀rí na Fathul Bari tàbí sàlàyé kí ní jẹ́ fitina tí wọ́n bá lè sẹ́rí padà sí yóò sàǹfàní ṣùgbọ́n abẹ́ríkọ́rọ̀ ti wá kéré so lára àwọn ẹ̀rí pé Ànábì sallallahu alaihi wasallam ó fẹ́ ó máa ń lo fitina fún àwọn nǹkan tí ó padà ṣẹlẹ̀ nígbẹ̀yìn ayé anábi sallallahu alaihi wasallam sọ pé inni ara mawaqi alfitan alimi sọ pé ìyìn rí àwọn ibi tí fitina ó sọ kalẹ̀ sí khilala buyutikum ní inú ẹni ẹ̀rì kọ̀ọ̀kan yí báyìí kama waqi alqatri gẹ́gẹ́ bí bí òjò ṣe máa ń sọ kalẹ̀ tí pé òjò fi àyè kan lẹ̀ àfikó sí pé yóò kan sí tí òjò bá kan báyìí kò síbì kan tí ó máa sọ kalẹ̀ àfikó sí pé omi ó kan síbẹ̀ gẹ́gẹ́ bí ẹni Ànábì sọ pé bí fìtínà yìí bí ó ṣe gbalé tí ó ṣe wọnú lé wọnú yàrá ẹni kọ̀kan yìí nìyẹn bẹ́ẹ̀ ni وصدق رسول الله صلى الله عليه وسلم وهو صادق المصدوق òdodo la Ànábì sallallahu alaihi wasallam sọ torí pé ẹni olódodo ni ẹni so fitna tó ṣẹlẹ̀ sí àwọn sahaba Ànábì sallallahu alaihi wasallam kò sẹ́ni tí ó kàn báyìí bẹ́ẹ̀ ni fitna tó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà àwọn sahaba Ànábì sallallahu alaihi wasallam kò sẹ́ni tí ó kàn lẹ́yìn bẹ́ẹ̀ ni fitna tí ó kò sẹ́ni tí ò ní kàn kò sí ilé tí ò ní wọ̀ so ó dọwọ́ musulmi kó sí àwọn nǹkan tí èyàn fi là nínú fitna alimọ́bù mọ́lọ́jábù wọ́n sọ pé fitnata ashubuhat wa fitnata awa wa shahwat nígbé fitna méjì fitna shubha àti fitna shahwa alimọ́bù mọ́lọ́jábù wọ́n pín fitna láti ìwòye sí in tó ń gbà in tó jẹ́ okùnfà àwọn ọ̀nà tó pọ̀ lèyàn ti lè pìnlẹ̀ lèyàn fi lè pín nǹkan so pàápàá jùlọ fitna èyàn lè pín fitna lóríṣiríṣi ọ̀nà èyàn ní fitna tún àmà èyàn ní fitna tún khassa fitna àmà ìtumọ̀ pé èyàn ń wòye sí ẹni tó ń ṣẹlẹ̀ sí nìyẹn ọ̀nà àgbà wòye sí ẹni tó ń ṣẹlẹ̀ sí nìyẹn so àwọn ọ̀nà pọ̀ tẹ́yàn fi lè pín fitna so tí a bá ní fitna tún àmà èyàn ń gbà wòye sí pé à ó ṣẹlẹ̀ sí gbogbogbò fitna tó gbalé tó gbakoni tẹ́ bá ní fitnatun khassa èyàn gbà wòye sí fitnatun khassa pé fitna tó dá ṣe pẹ̀lú èyàn nìkan tó dá ṣe tó ti pé èyàn nìkan lọ́nà so alẹ́mì Rajab wá pín ní in tó jẹ́ okùnfà fitna gangan fitna náà ni gbogbo ó padà túmọ̀ sí ṣùgbọ́n so okùnfà ní alẹ́mì Rajab fi pín fitna òun náà sì ló àwọn olùmọ̀ rahimahumullah ni wọ́n ma fi ń pín fitna so ni wọ́n ma fi pín fitna ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà so wọ́n ni fitna ta ashubuhat wa shahawat ashubha gẹ́gẹ́ bí alimam ibn al-qayyim gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ nínú miftahu dari sa'ada alimam ibn al-qayyim sọ pé ashubha waridun nǹkan kan tí ma ń ṣẹlẹ̀ يحول بينه وبين انكشاف الحق يوم قدينيا لا تري òdodo ìtàn pè ní shubha nìyẹn ìtàn pè ní shubha nìyẹn so in tó ṣe pé yóò máa yóò wà lọ́kàn yàn yóò máa qadiyan láti pé kí òdodo kó hàn sí yàn ní shubha nìyẹn so ó jẹ́ okùnfà fún fitna bákan náà wa shahwa al-imam ibn qayyim àwọn sàlàyé in tó ń jẹ́ shahwa فهي تقديم الهوى على طاعة الله in tan pè ní shahwa ìfẹ́ ku fẹ́ ọkàn oni kiyan ma gbé ìfẹ́ nu yan kiyan ma gbé síwájú ìtẹ̀lé t'Ọlọ́run Ọba wa mardatihi àti yanu Ọlọ́run Ọba kama yaqa fi al-'ishq al-muharram gẹ́gẹ́ bí ẹni tí tó wà nú ìfẹ́ burúkú kó owó jọ pẹ̀lú àwọn oríṣiríṣi ọ̀nà almanu kan sọ pé dákọ̀lá náàsù náàrù min thalatha ti abuwab almanu kan sọ pé àwọn èèyàn wọ iná látara lẹ́kùn mẹ́ta láwọn èèyàn gbà wọná babu shubhatin wani ojú ọ̀nà shubha awrasat shakkan fi dinillah tó sì pé yóò máa jẹ́ kó máa ní iyèméjì nípa ìsìn ọ̀rọ̀ ọba wà babu shahwa àti ojú ọ̀nà ìfẹ́kúfẹ́ awrasat taqdimul hawa ala ta'ati tó sì pé yóò máa jogún pé kíyàn máa gbé ìfẹ́ inú yàn kíyàn máa gbé ga lórí ìtẹ̀lítọ́lọ́wọ̀n wa mardati wa babu ghadabin àti kílùkọ́ rẹ̀ àti ọ̀nà ìbínú awrasa al-udwana ala khalqihi tó sì pé yóò máa jẹ́ kíyàn máa mú ala hasadun láàrin yálà àtàdábùrù ni yálà àtànáfùrù ni àtàwọn orísìírísì ìbínú so áwọ̀lọ́ta uh, al'uduwa na ala khalqi tí ó ma jogun yìí máa máwọn ìrọ́ta salimamu ibn rajab wọ́n sọ pé thumma a'mala shaitan makailahu ala al-muslimin lẹ́yìnà shaitan ó bẹ̀rẹ̀ sí dá ìtẹ̀rẹ̀ lórí àwọn musulmi wa alqa ba'sahum bainahum ó sì fi àdánwò wọn ó fi sáàrin wa afsha bainahum ó sì tàn kálá ní wọn fitnata shubuhati wa shahwat ó tàn fitna ìrújú àti fitna ìfẹ́kúfẹ́ ọkàn ó tàn kálá ní wọn walam tazal ahatan alfitnatan àwọn àdánwò méjèèjì kò yẹ kò gbò tatazayadan tó ń lékún shay'an fa shay'an ní díẹ̀díẹ̀ hatta stahkamat makidatu shaitan ètè ṣeìtọ́n tó fi ń pébọ̀ tó fi ń pé pérépéré wà ata'ahu aktharul khalq ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n sì bẹ̀rẹ̀ sí ń tẹ̀lé faminhum man dakhala fi ta'atihi fi fitnati shubuhat in bẹ̀nu ومنهم من دخل فتنة في فتنة الشهوات نتم بين وتزكي وان فتنة يفكوا في وقاني ومنهم من جمع بينهما نتم بينوا تسكي وان كوجو قولان يعني وكل ذلك مما أخبر به النبي مما أخبر النبي صلى الله عليه وسلم بوقوعه ببلي وناس يعني النبي صلى الله عليه وسلم وتفوانيرو يقول يقول سره يقول يقول سره آه كني ìtumọ̀ nǹkan tí Al-Imam Ibn Qayyim tí wọ́n sọ yìí Al-Imam Ibn Rajab kí ni ìtumọ̀ nǹkan tán sọ yìí ìtumọ̀ gbólóhùn tán sọ yìí ta kàí kí ni ìtumọ̀ rẹ̀ nínú tírà wọn Kashful Kurba ìtumọ̀ rẹ̀ ni pé gẹ́gẹ́ bí Al-Imam Ibn Qayyim ṣe sọ nínú tírà wọn Miftahu Dari Sa'ada wa Manshuru Liwa'i Ahli al-Ilmi àwọn ọ̀tá méjì àwọn ogun àwọn ọmọ ogun méjì nínú àwọn anù lọ́mọ wá bá ọkàn jayshu shahawati al-ghayb àwọn ọmọ ogun ìfẹ́kúfẹ́ ọkàn tó pé ma ń sọ́yànú ni wa jayshu shubuhati al-batil àtàwọn ọmọ ogun ìrújú tó sì pé anù ni wọ́n fa ayyuma qalbin sagha ilayha èyíkéyìí inú ọkàn tó bá gbàtàjẹ pẹ̀lú rẹ̀ wa rakana ilayha ó sì tẹ̀rì sọ́nà rẹ̀ tàṣàrọ́bàá wọ́n faru ni wọ́n bóoru ni wàmtàlá àbíhà yóò sì kún fún èyí tó bá gbanú rẹ̀ fayánbàṣù lisanahu wàjawarihu bí mojibiha ahán rẹ̀ àti ríkìríkì ara rẹ̀ yóò wà máa kéde yóò máa tàmànàmà yóò máa hàn yóò máa sèso lára rẹ̀ pẹ̀lú àwọn Ah, fitna yẹn ló fà fa'in ṣirọ́bà ṣubuhati albatil tó bá yẹ pé in tí ọkàn tó gbà wọlé òun náà ni àwọn àdánwò ìrújú tafajjarat ala lisanihi ashukuk àwọn orísìírísìí ìrújú lẹ́mọ̀ rí ẹnu ẹni bẹ́ẹ̀ orísìírísìí ìrújú wa ṣubuhati wal iradat àti àwọn nǹkan tó lè dẹ̀sìn rú àtàwọn orísìírísìí فيظن الجاهل على مكان يؤمر أن ذلك لسعة علمه يؤمر بها أن تني مغاني وإنما ذلك من عدم علمه ويقينه يعني ما ربما سقي ثم إليه لا ترى النمار أتي لا ترى النعم داجرني بكنا الإمام ابن القيم رحمه الله تعالى وظن يرى تستنفني أرى لو يبي تنسي سرعي فتنة الشبهات fitnatu ash-shahawat inú àtírà wọn ighathatu al-lahfan alimami rajab tẹ̀síwájú wọn ni wa amma fitnatu shubhat wọn ni ẹ̀rí fitna ti ìrújú faqad ruwiya 'ani nabiy sallallahu alaihi wasallam min ghayri wajhin wọ́n ti gbà wá látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam ní tó ju ọ̀nà firqa ní tó lékún ní 70 ìjọ ìjọ 70 tí ó lékún ní ìjọ 70 al-ikhtilafi fi riwayati fi adadi ziyadat ala 70 wọ́n ní bó tẹ̀ sí pé àwọn àlékún tí Ànábì sallallahu alaihi wasallam àwọn ẹgbàwá tó wá nípa tí ó fi lékún lórí 70 ó sọ̀tọ̀ọ̀tọ̀ orísìírísìí àwọn nínú àwọn ẹbùnmí Ànábì ní 71 ní sẹ́tì ìlàyà lúmọ̀ yóò kún sí anábi ní 72 ẹgbòmí anábi ní 73 èyí tó pọ̀jù náà ní 73 ẹgbùkọ́lá ń bò mí anábi sallallahu alaihi wasallam kò specify so lànàbi sallallahu alaihi wasallam fi lọ pé à yóò fi díẹ̀ lékún 70 so alimọ́bì tó rí àbúsọ pé wà ní jẹ́mí àti kalfirok wọ́n ní gbogbo ọjọ́ tí anábi sallallahu alaihi wasallam pé gbogbo ẹjọ́ wọn kún sí fi náà gbogbo ẹ̀wọ̀n wà nù náà وهي ما كانت على ما هو عليه وأصحابه òun náà lẹ́n láwọn tásí wà lórí nǹkan tí ànábì wà lórí àtàwọn sọ̀hábà rẹ̀ wà lórí ẹ̀ so fitnatu ashubuhat ni fitnatu ashubuhat al-imam ibn qayyim rahimahullahu ta'ala wani alfitnatu naw'an gẹ́gbà sí sàlàyé nù tíra wọn ah, ighatatu lahfan wani fitna yana méjì ni lẹ́yìn bàtán sọ́tán wani man wani fitnatu shubuhat nígbàtán fi sàlàyé fitnatu shubuhat wani من ضعف البصيرة من ضعف البصيرة ومن ولا لا ترى اي لاغوي اي ني clarity اي ني انتو تيو تيو جي كان حسين يغيري وقله وقله العلم اتكيما كوكري ولا سيما اذا قطرنا بذلك فساد القصد pàápàá jùlọ tó wáyé pé àníyàn yóò tún dáa kò ní àgbọ́yẹ̀sìn kò tún ني ní ìmà kò tún wá láníyàn dáadáa وحصول الهوى أطوان نفين فهنالك الفتنة العظمى الإمام ابن القيم زكوي آه أدوه تنيا برا جلوني والمصيبة الكبرى أتي مصيبة تزبط الطبج فقل ما شئت في ضلال في ضلال سيء القصد الحاكم عليه الهوى وني gbogbo tó bá wọ́ ló lè fi júwe ẹni tó bá ṣe pé orí ànù ló kò tún wá láníyàn dáadáa in tó tún wá ń darí rẹ̀ òun náà ní ìfẹ́ inú rẹ̀ lalhawa min da'fi basiratihi kìí ṣe pé ìfẹ́ ẹnu tó wáyé látara pé kò ní àmọ̀dájú tó hàn tó mú bèrèbèrè dáadáa wa qillat lalhuda ma'a da'fi basiratihi afwan alimọ́bìnrin al-Qayyim sọ pé lalhuda ma'a da'fi basiratihi wa qillati ilmihi bima ba'atha Allahu bihi rasuluhu wa huwa ọlọ́ọ̀bá ní ààrẹ́nù kan sọ pé lálìhúdà in tó ń jẹ́ in tó fi ń dájọ́ lórí ayé ara rẹ̀ àbí in tó ń darí ohun gangan ìfẹ́ ẹnu ni lálìhúdà kéèsẹ̀ ìmẹ́nà ma dán fi bá sí rọ́tìhì ó tún wá ìrìnà rẹ̀ lẹ ìrí nǹkan bèrèbèrè rẹ̀ lẹ wàkílàtí ilmihi ìmà rẹ̀ náà tún wá sakini bima ba'atha Allahu bihi rasulahu imma ìmọ̀ rẹ̀ ń pa tí ọlọ́run bá fi gbé òjíṣẹ́ rẹ̀ dìde ó lẹ fahuwa min alladhina qala Allahu ta'ala fihim yóò ma bẹ nínú àwọn tọ́nà ọba sọ fún wọn pé in yattabi'una illa dhann wọn ò máa tẹ̀lé nǹkan kan àfẹ́fẹ́ ẹnu wa ma tahwa al-anfus àti nǹkan tí ọkàn máa ń fẹ́ wa qad akhbara Allahu subhanahu ọlọ́run bá lórí ọjọ́ ọ̀nà ọlọ́run bá ní ya Dawud inna ja'alnaka khalifatan fil ard rabani rẹ̀ Dawud àti fi ọ́ ṣe ẹni tí ó ma jẹ́ alámòjútó lórí ilẹ̀ fil ard ẹni tí ó sì ma jẹ́ aṣojú wa lórí ilẹ̀ fahkum bayna nasi bil haqq ma dájọ́ láàrin àwọn èèyàn pẹ̀lú òdodo wala tattabi al hawa o wá gbọdọ̀ tẹ̀lé ìfẹ́nu farudillaka an sabilillah kó mọ́ sọnù kó lójú ọ̀nà Ọlọ́run Ọba innal ladhina yadilluna an sabilillah lájíjájú gbogbo àwọn tí wọ́n sọnù kó lójú ọ̀nà Ọlọ́run Ọba lahum adhabun shadidun wọ́n ní ìyà burúkú níwájú ọlọ́run ọba bima nasu yawm al-hisab pẹ̀lú nǹkan tó gbàgbé ní ọjọ́ ìṣirò wọn wa hadhihi al-fitna al-imam qayyim sọ pé ẹ̀rí fitna yóò ma'aluha ila al-kufri wa nifaq in ti ma ń padà súnyà lọ fitna shubha shubha ìrújú kí ní jùrújú yóò padà súnyà lọ síbi kèfèrí àti ìjẹ́ munafiqin eré ìlàmàrí yóò ní kò sí ti jáde tó tún padà yá yóò bẹ̀rẹ̀ sí takọ àwọn àyà kùránì bí ó ṣe padà sún lọ sí ìdí kúfùrù nìyẹn àwọn oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ṣe pé ó bẹ̀rẹ̀ ṣubha kékeré ní ọkọ̀lọ yóò bẹ̀rẹ̀ fún títí tí ó fi dìkan lálá wàhíyà fitina tó lè munafiki ni fitina àwọn munafiki wà fitina tó ahlil bid'ah òun náà ni fitina àwọn oní àdádálẹ̀ nínú lórí òdùnwọ̀n bí

papọ̀ mọ́ ànù mọ́ wọn lójú walhuda bid-dalal ọ̀nẹ́mà ó sì dàrú papọ̀ mọ́ ànù àlọ́yìnkọ́ yí mọ́ fẹ́ fún wa ní ọ̀nà táfìlà nínú físìnà náà àlọ́yìnkọ́ yí pé ah, wala yanji min hadhihi al-fitna illa tajridu ittiba'i rasul Allahu akbar àlọ́yìnkọ́ yí sọ pé kò sí lè wala yunja min hadhihi al kò lè láyàn kó nínú físìnà yóò illa tajlidu tiba'i rasul àyàfi kó sí pé èyàn tẹ̀lé ànábì pọ́nbélé ànábì nìkan so wa tahkimuhu fi diqqi ad-din wa jullihi àbí kíyàn máa fànábì sí adájọ́ nínú tó kéré náà sí àfi tó tóbi zahirihi wa batinihi ni tó hannú rẹ̀ àti tó sì pé ó pamọ́ àwọn tó jẹmọ́ àti sọ́kàn àtàwọn sẹ́ haqa'iqihi wa shara'ihi àti àwọn nǹkan tó jẹ́ bí pàápàá ẹ̀sìn ni àtàwọn òfin ẹ̀sìn فيلتقي عنه حقائق فيتلقى عنه حقائق الإيمان يوم أقبعوا إتما إيماني أتوا بابا إيمان يوم أقبعوا النبي صلى الله عليه وسلم وشرائع الإسلام أتموا في الإسلام وما يثبته وما يثبته لله من الصفات أتين تنو ما في يروين فناري ننو أعوان يروين ولا فعال أتي إسه والأسماء تنوكو وما ينفيه عنه أتين تنو سبحانه وتعالى tó kọ fún ààrẹ àti tánàbí sallallahu alaihi wasallam tó fi nílẹ̀ fún ọlọ́ọ̀bá tó sì ti kọ fún ọlọ́ọ̀bá kama yatalaqqa anhu wujuba salawat wa awqatiha wa a'dadaha yóò sì máa gbàlá tó dà Nabi sallallahu alaihi wasallam ìpín dandan irun ni òdiwọ̀n zaka àti àwọn tó lẹ́tọ̀ sí ووجوب الوضوء يوسم بالاتو على النبي صلى الله عليه وسلم نبي وضوء جرى يعني والغسل من الجنابه اتي ويكون انه جنابه وصوم رمضان اتي بون كان يوم بالاتو على النبي صلى الله عليه وسلم امام القيم تسواج فلا يجعله رسولا في شيء دون شيء كبدو سو النبي صلى الله عليه وسلم ني اوجيسه لاپاkan ثم كيس اوجيسه لاپاkan فلا يجعله رسولا في شيء دون شيء kò ní sọ ànábì sallallahu alaihi wasallam di òjíṣẹ́ níbi apá kan àmá in tó bá eh, amada Tijani lòjíṣẹ́ yòókù níbi apá yòókù min umuri din nínú alamari ẹ̀sìn àbí gbogbo tí ó bá jẹ́ bal huwa rasulun ẹni tí mo dákọ kò túnmọ̀ so àpẹẹrẹ lásán ìmá lórí ẹni tí má dákọ nìkan mo kàfi mú lápẹẹrẹ so kíyàn èèyàn lè lò lórí àpẹẹrẹ lórí gbogbo ẹni tó bá tí wọ́n ní fala yaj'aluhu rasulan fi shay'in duna shay'in kó má sọ di òjíṣẹ́ níbi apá kan yàtọ̀ sápá kan min umuri din nílò àmàrí ẹ̀sìn bal huwa rasulun fi kulli shay'in àmọ́ òjíṣẹ́ ní nínú gbogbo nǹkan wákwátá tahtaju ilayhi al-ummatu fil ilmi wal amal al'umma yìí ní bùkátà sí níbi ìmà àti níbi ولا يؤخذ إلا منه عافق بلما منكك عافيات النبي صلى الله عليه وسلم فالهدى كله دائر على أقواله وأفعاله ونما بقبه فتبتا أن ركيرك لوري أن سري بدا لوسين ركيرك لوري أروا النبي أتعوان سيرني وكل ما خرج عنها فهو ضلال بقبه تبات يتوسي إيمان النبي صلى الله عليه وسلم أنوني فإذا عقد قلبه على ذلك كين يباتي ديوكا لوري ليه وأعر wa a'rada ma siwa ó sì sẹ́ríkò níbi nǹkan tó yàtọ̀ sí wa wazinahu bima jaa bihi rasul ó sì ń fi gbogbo nǹkan tó bá wá yóò ma fi wọn yóò ma fi in tó wá látọ̀dọ̀ annabi yóò ma fi wọn fa in wafaqahu qabilahu tó bá bá mu yóò gbà wọlé la lè mú ولو قاله من قاله ببنجي وباسو فهذا الذي ينجيه من فتنة الشبهات إليه للعنين فتنة يرجو وإن فاته ذلك أصابه من فتنتها بحسب, بحسب ما فاته منها wani tó bá tí nǹkan kan bá bọ́ fún níbi ìtẹ̀lé ànábì sallallahu alaihi wasallam nǹkan kan lè bá nínú fitna ṣubha bó bá ṣe ma ní ó ma ní òdiwọ̀n bó bá ṣe fi súnà ànábì sallallahu alaihi wasallam lẹ̀ so bí wá sí fìsínà náà bí ilẹ̀ sí bẹ́ẹ̀ ni ó sì fi ní ṣubha sí wa hadhihi fìsínà alimọ́bìnà kan yí ma sọ pé fìsínà yíò tansha'u taratan min fahmi fasidin o ma wá látara pé kí ẹmọ́ lágbọ́yé tó dá pé kó ma kankan ọ̀tọ̀ ní tí ń ká ọ̀tọ̀ ní tí ń gbọ́yé gẹ́gẹ́ bí àwọn tó ma ń pè yẹn ní kéfèrí ẹ̀dàkùn àwọn tó ma ń pè ẹni tó bá lọ sí sọ fún akẹ́ mú tíra wá tó bá mú tíra wá tẹbá padà fà lọ wàláhì agídí wọn padà dá sí ìkanú wọn agídí wọn padà dá sí so oríṣiríṣi ọ̀nà ni wọ́n ma oríṣiríṣi ọ̀nà ni ni wọ́n ma sọ pé afábáyì sọ báyìí pé kò pín bídíà ọ̀nà òpin bídíà gẹ́gẹ́ sí ma ń sọ pé kìníkan náà òpin bídíà kìníkan so tẹbá sọ fún ẹgbẹ́ ayá ẹmú bí tí kò sí pín wá ẹwọ́ bí tí alìmọ́mù ṣáàtì bí ó ti pé bí díà wá nínú alẹ́ ìfẹ́sọ́ àwọn aka àyà orí jí ń sọ ni ọkẹ́ bàbá bin báàsì náà pín bí díà inú sharhu fadlil islam orí tí bàbá bin báàsì ń sọ ni ọya sheikhul islam ibn taymiyata náà òun náà pín bí díà nínú ijtima'u siratil mustaqim àbí gbé àwọn náà pín bídíà àmọ́ Barbahari náà pín bídíà tẹbá wo lọ tẹbá wá padà wá mọ́ wá fún gidi wọ́n ni tààrọta min fahimi fásidin o ma wọ́lá tààrà kí ẹ mọ́lá àbọ́ ìburúkú wà tààrọta min naqlin kadhibin àti pé kí ẹ mọ́ na kọ́lá nǹkan ìpù oyọrọ ló ń pa ó yà dífì tí ó lẹ́rì naqlin kadhib

òun ni pé kíyàn ní èròǹgbà burúkú kó sì pé tájẹ́tì tí ẹ̀ tájẹ́tì burúkú ni bẹ́ẹ̀ ni eléyìí sí máa ń ṣẹlẹ̀ dáadáa wàháwà mọ̀tàbàáyìn àti ìfẹ́ ẹnu tí yàn tẹ̀lé so ọmọ ń ṣẹlẹ̀ náà kí ẹ ma tẹ̀lé fẹ́ ẹnu gbogbo àwọn in tí min amin fil basira ó sì túnmọ̀ wọ́n látara pé kíyàn mọ́ ní kíyàn fọ́jú fọ́ra níbi clarity níbi albasira níbi àmàdájú wa fasadun fil irada ó sì máa wá látara pé kíyàn ní àdìsọ́kàn tí ó dá kíyàn láníyàn tí ó dá gbogbo àwọn nǹkan tó máa fa fitna tó ṣubha ní gẹ́gẹ́ bí al-imam ibn al-qayyim rahimahullahu ta'ala bá sì sàlàyé bi idhnillahi ta'ala naqif ha huna wa insha allahu ta'ala نستمر آه، في لقاء في اللقاء المستقبل إن شاء الله تعالى وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك